الإسلام قد دخل علينا شهر رمضان شهر مبارك شهر صيامه واجب على كل مسلم عاقل بالغ ولهذا الصوم ركنان النية والإمساك عن المفطرات من طلوع الفجر إلى غروب الشمس أمتنا أمرنا الرسول بتبيين النية من الليل قبل النهار وهذا خاص بصوم الفرض أما صوم النفل فالكلام عليه بعد قليل إن شاء الله تعالى أمتنا عندنا ثلاثة أشياء متشابهات وأحكامها مختلفة الجنون والإجماع والنوم وسنعرج على هذه المسائل أثناء البيان أبني فبريرا تسوى المسلمي أتنت عليكم كرات قرفان النبي صلى الله عليه وسلم أنت بدأ أن أتبع ما جاك مقوى الله بان سألكم كان النبي وبان سألكم أولاري أتيا أولاري النبي وأتيا الصحابة ري كيا وانا بلا وتوكى النبي صلى الله عليه وسلم نجب الكيامة أيها الناس bó ń fi àsìkò náà méjì ìbẹ̀rọ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ sẹ́rẹ̀nẹ́lẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ anítàkùlọ̀ ẹ̀dàkùn ẹjẹ́ akọ̀nú ọlọ́run ilé náà ni àsọtẹ́lẹ̀ tó bá tọ́ dá wa tó sọ fún àtọ́ lọ sáájú wa ó náà ni àsọtẹ́lẹ̀ tó tún sọ fún àwa náà ọba rẹ̀ dákùn ká lè bẹ̀rù rẹ̀ ní bẹ̀rù jama'a adúgbọ́dọ̀ bá dẹ́dà o a ń gbẹ̀ǹgbẹ̀ ìkónú Ramadan ní ìjẹjọ ha ọ̀la yóò jẹ 1 Ramadan àbí yóò jẹ 30 Shaban ọba dẹ́dà wá gbàbẹ̀ ní jẹjẹ yọ Saturday sí ń jẹ 1 Ramadan láì jẹpa jókòó kabì kan tàà ti mú oṣù lẹ̀ láì jẹpa àsàdé nǹkan láì ta ọlọ́run ọba adẹ́dà láì wò pé tó ṣùgbà ti jáde ní Saudi o kọ̀wọ̀rọ̀ mọ́ jáde ní Nigeria no bí àwọn mìíràn Rahman ẹni tó jẹ́ al-mas'ul al-awwal shu'un al-muslimin ti Nigeria ẹni àkọ́kọ́ tọ́lọ́wọ́ kọ̀kọ́ bí léèrè ní pọ̀rọ̀ àwa mùsùlùmí táwọn kan tún wá ń lọ irú ipò tó lè tí ọ̀rọ̀ run wọ́n tún dì máa náà láti gbọ́ kọ́kọ́kọ́ tó ti náà láti ń gbọ́ pé alhamdulillah àrí oṣù awá àrí oṣù abẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú pàrìbìsẹ̀ ní abẹ̀rẹ̀ àwẹ̀ ọba dẹ́dà àfi bídí abẹ̀rẹ̀ àwẹ̀ dákùn gbà lọ́wọ́ wa ọba dẹ́dà gbogbo ọtí ẹfi bídí àìná abẹ̀rẹ̀ àwẹ̀ dákùn bá ní fọ́tún wọn náà lẹ́mì tún wọn ṣe dákùn bá ní gbàwẹ̀ tí wọn náà ẹnìkan ò ariwo tá ń pa bóòlá àṣẹ ní kòlẹ̀yàn nàbì bóòlá àṣẹ pẹ̀lẹ̀yàn nàbì o náà ni ariwo tá ń pa a ti bẹ̀rẹ̀ Ramadan asọ́un dandani fẹ́mi àtẹ̀yìn ká máa gbà àwẹ̀ lọ fọba dẹ́dà nígbàtí ẹ ti rósù oṣù Ramadan yìí a gbà àwẹ̀ fódìdí oṣù kan gbapò ṣùgbọ́n àwẹ̀ ta wá ni àwẹ̀ ọmọ ní jẹmọ́ afẹ́kámọ́ tẹ̀lé kútùbà ìlọ díẹ̀díẹ̀ wọ́n ma ń bú wa lánàá wọ́n ní àlágbọ̀yé awá ní wọ́n ma bú wa má nígbàtà bá rí kan látò orí kejì nígbàtà bá rí bá àṣẹ ìlàrí bá àlá nígbà o tí ó gbọ́ àgbọ̀yé lè sọ́ọ̀mìrù kìnáàni àwẹ̀tà ń gbọ́fọ̀ bà dẹ́dàí orígun ńlá méjì lóní àníyàtù àníyàn ẹ̀kejì al-imsak ìkóraró anilmu fàpírọt níbi gbogbo tó lè síyàn lẹ́nu min tulu'i ilfajir lágbàtí alfajir àdìbá ti yọ ila gurubi shams tí tí ó rò sí kíni o tí ó fi ewọ̀ ní yàtà wá ń sọ irú àníyànwó anábi wa من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عن أرضاها وغير الإمام الدار قطني رحم الله الجميع قالوا سؤال أني من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له gbogbo تيوبا ti o ساجو كتو daniyan ṣáájú kó tó ìtumọ̀ méjì ilẹ̀ àwọn àfá ń gbọ́yìn bí àdísì ìtumọ̀ àkọ́kọ́ ni wípé gbogbo ẹn tí ó bá ti gbàwẹ̀ fọba dẹ́dà ó gbọ́dọ̀ dàníyàn pọ̀ ń fẹ́ gbàwẹ̀ yẹn ṣáájú kí alfajari ò tó yọ ma gbàwẹ̀ sátọ̀dé sí àti rọ́sù wọ́n àti rọ́sù ọ̀nà àti fine gbọ́gbọ́dọ̀ dàníyàn pé ọlá sátọ̀dé o ma gbàwẹ̀ fọba tó wá tó ti di Saturday mọ́júmọ̀ Sunday wọn àtúndà nìyàn ṣùgbọ́n nìyàn tí mo fẹ́ dáì kò gbọ́dọ̀ wọnú gbà tí alfajari bá yọ mọ́gbọ̀rọ̀ ti dàníyàn sáájú kí alfajari tó yọ sáájú kí sáàdì ò tó lọ nítorí kíni wọ́n nítorí pé ẹni ó bá dàníyàn lẹ́yìn gbà tí fájúrù ti yọ in tó fẹ́ sí èso dídí àwẹ̀ ọjọ́ ṣe bóò ni ó sì máa wá ṣe nù fún gbogbo àwọn ẹjọ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ àkọ́kọ́ nù wọ́n ni torí pé àwẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan ọdá Ina ni iná àlọ́fà tó yẹ pé téèyàn bá bá àwẹ̀ sátọ̀dé jẹ lọ ti sunday tí tó ti sunday jẹ kò so mara wọn wọ́n láì má so mara wọn o náà ni ó mọ̀ nkálukú mọ́ láníyàn rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé

<laughs> maje kí sàárè o ìsinú náà má jẹ́ yípo nú rẹ o ó dídí oṣù àti min safarin aw maradin àyàfi tí èyàn bá lẹ́skúsì bọ́yàn fẹ́ travel bọ́yà rẹ̀ sí èyàn inú ó tún fi se ìsìnáàfù àníyàn ìgbàlẹ̀ yóò tún sọ́dà tún àníyàn síwà rẹ̀ mìíràtí ọdá alhamdulillah rírẹ̀ náà ọlọ́n ti ẹ̀ tó ti ṣe nǹkan báyìí pẹ̀lú ògo mú sí bẹ̀rẹ̀ àwẹ̀ mi padà lọ́la àníyàn náà ní sọ kéése nàwáìtù sọ́ọ́mà yọ́ọ́mì sábtì wàhúwà awwali yọ́ọ́mì min shahr ramadan lè ám alfa wa mi'a wà kéése tí ẹn sọ́nù kọ́dà jama'a ẹmọ̀ ìwé ma tọ́lọ́ fi ìkẹsẹ̀ fún wa pẹ̀lú àníyàn tí èyàn bá ń jẹ sàárì lọ àníyàn ni torí sàárì tí ń jẹun ọfẹ́ fi gbàwẹ̀ ni in tí ń jẹ àníyàn náà àròyé àròfẹ́ ẹ̀kú torí wípé láòkà láfànà lọ́wù bí amalin bìlàníyà làkẹ́nà min bá bí tẹ̀klífì mẹ́lá yùtọ́k kápọ́lọ̀ ni a máa sí nkẹ́kẹ́ fóun tí ó sì jẹ́ pé ní yóò ilá ma fi sin

tí ọba ti dọ̀tí àti kò rẹ̀ sí kò nítùmà irú ìròrí náà ti wà ti pẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ti tíyàn bá ti rí ní ìròrí kọ́ sọ́ọ́ta tí ti sọ́ọ́ta fáírọ́ọ̀sì ni yóò dìdì sísì ṣùgbọ́n tíyàn bá sọ́ọ́ta fáírọ́ọ̀sì náà ni kò ní dàgbà sí ọlọ́wọ́ mo tún lérí ìsìnì gbọ́wà sí lábí òjì ọlọ́wọ́ ìwọ mo fẹ́ ma bá najú gbogbo wà ọkàn mi sọ̀rọ̀ ni ẹnu mi sọ̀rọ̀ ni ìní bẹ́ẹ̀ rẹ̀ sọ̀rọ̀ mọ̀ wá kiri máa wẹ̀nu mọ́ ma gbà wẹ̀ lọ fún ọ ó ti sọ́sà wọn kalọ́nù ọ̀sọ̀hábà pàúlà nàbí bàtàjú lọ bá dé à àmì tẹ́lẹ̀wọ̀lẹ̀ ni wọ́n ni àbúṣọ́ ìnà àrùsọ́sáwó nẹ́dàrọ̀ أن يقوم wala يجلس ولا يتكلم fúnra ìlú lérí fọ́lọ́n ni pé tí àwọn kan bá ń ṣe ìtawà ń ṣe òun fẹ́ fi hàn wípé a nífẹ̀ẹ́ Ọlọ́run jura wa lọ ohun ò ní kú òun ìbẹ̀rẹ̀ ó ti mọ̀ gbọ́ ojúbà rẹ̀ ohun òsìn ìbẹ̀rẹ̀ ah, la ilaha illallah anábìdá ó ń ṣe Ọlọ́run wá ní mùrúhù ẹ̀pálásẹ̀ fàlìyẹ́jìlis kọwàá jókòó wàlìyàstẹ̀dìl kó kú ònú oòrùn wàlìyàtàkálàm kó báwo èèyàn sọ̀rọ̀ kó mẹ́gbàwì ọ̀rọ̀ nǹkan mẹ́rin ló sọ mẹ́ta ń bẹ ní òsì nú ẹ̀sìn ẹyọkẹ tí ń bẹ nú ẹ̀sìn ànábì wá sẹ́yìn kù wálì yù tí ma sọ ọmọ hu ṣùgbọ́n ẹ sọ fún pé kò gbọdọ̀ jáwẹ̀ ń tiẹ̀ o torí lẹ́yìn ń bẹ nù tọ́lọ ọ̀ràn ta ní ọ̀bá ni yọkù oníṣìí ìntánẹ̀bí sálàyé fún a máa ẹwọjọ́ náà lọ́hùn in tó jí ó kóbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o ní pé in tí ń pè ń súnnà nílẹ̀ Yorùbá ẹgbẹ́ ni tí ó bà jẹ́bẹ̀ ẹni kó se máa sọ pẹ̀lú wàhálà táwọn tí ń pẹ̀lú àwọn tí ń se ti pẹ́ kó sì lè kó sì kó káwọn ọ̀dọ̀ sí lọ́bẹ̀ máa tọ́gbú ẹ̀sìn yé ìkàn wo ẹn tí wù ìkú ìlẹ́nu pé ẹ̀ntẹ́ ah, wá ń wí ẹjẹ́ padà léèké ọmọ èké tọ́gbẹ́sìn yé bẹ́ẹ̀ sọ bá ti sọ kú sọ yóò kàn máa wò báyìí pé eh, ẹnìkan jẹ́ ní kẹ́kẹ́ ìta ọwá gbọ́n kẹ́kẹ́ ìyá bọ́ọ̀lẹ̀ láwọn èèyàn sáré síbẹ̀ láti wọ́n lọ́lọ́ ní gbogbo tó ń dá ní sáfọ̀mọ̀ fún kọ́dà tí ó mẹ́gan ní sáfọ̀mọ̀

yóò tún gbé kọrùn tó bá sa yóò wà tó dẹ́ ijò ń sí torí pé yóò padà máa ṣe kí ni o yóò máa sàfọ̀mọ́ èyàn wá kéèkèé àwọn èèyàn lè bá yàn wá kéèkèé ayé bí ogún bí ọgbọ̀n ìyáwọ níkà yóò sì dáwà nọlé yáà súsù rí ẹni yóò dáwọn àkéèkèé mẹ́ síwálà lẹ́yìn ti tẹ́mí tó bá jẹ́ pé bá ń lọ̀nà tí ẹ̀ lágbàwà ìjẹ̀ náà ni ta lẹ́rì lẹ́yìn ànàbí gan sallallahu alaihi wasallam kó rí kó lè rò àlọ́rùn ọlọ́run tó di agbọ́yé pé kò sọ́fẹ̀ kò sí ìyàgẹ́ lọ́fẹ̀ alìjẹ́nà náà ó ní àẹwàwà ìjẹ́nà yìí torí iṣẹ́ tẹ́yìn ṣe in tí mi náà tún jẹ́ nìyàn ọmọ pa láìkí kamakù ẹni fún ẹjẹ̀ wọn ma pa láìkí oúnjẹ lálìjẹ̀ náà inú ẹni kọ̀ọ̀kan wájú ní ọ́sáàsì lọ kalìrínú kó ń jẹ sí ó sì bẹ́ẹ̀ fún a ọ̀fẹ́ náà sì láyé àwọn àgbàlagbà tí wọ́n nílà kẹ́ ìpìpọ̀ wọ́n ní ọ̀sọ́fẹ́ ẹni tí ń sanwó ẹ̀ alìmọ́mẹ́ tí ń sanwó ẹ̀ kò sọ́fẹ́ ẹni tí subhanallah ìmọ̀mọ̀lẹ́lẹ́ yóò ní sáàfù wájú ah, wọ́n ti gbóúnjẹ síwájú ẹnìkọ̀ọ̀kan tí ó ọ̀fẹ́ ni o ẹntọ́rọ̀ yìí ó pè lọ́fẹ́ ah,

ẹ̀ sájì àṣàánú alẹ́nì kí ọ̀nà ọmọ́sùnkún ẹ̀já ẹ̀ ọwọ́ méjèèjì ní ẹjí bá fi mú omi ojú rẹ̀ hmm, ọlọ́njẹ́ ọ méje mílò òsùnkún jùgbàrì kìyàmáwó ó ti ń tàà padà náà mú alákúlín àwọn ọ̀rọ̀ rí pé mo fẹ́ súnmọ́ lọ́un tó sì jẹ́ pé èṣù ní bẹ́ndì rẹ̀ ó ti wà ti pẹ́ o ó ti wà ti pẹ́ o kéèyàn ọkọ̀ ọkọ̀ mọ́ jù ní

ọkàn ní yí sáré lókínì ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ kí n fi lè ráyè lọ gbábọ̀ kọ̀sẹ̀ àǹsínú ni wọ́n ti máa sọ́lọ́ kọ gan ẹ̀wọ́ gbé sáàrì wá ìsínú dàbá yìí o ń kàrùkù ti sọ́lọ́ kọ àjẹ́ wípé àwọn àfáàtẹ̀ rámàdà ni àwọn àfáàtẹ̀ ní no ìgbà tí ìbádà ń ti wá yàtọ̀ ilé ọmọ jẹ́ àwẹ̀ ìrun àwẹ̀ ọ̀rìnyàn tó bá jẹ́ àwẹ̀ náfílà àní múṣkílà àní múṣkílà àníyàn alẹ́dà òhun minan nahar ní ọ̀sán kọ́dà kọbùlà zawali wà bá dáwò sáájú kọ́rù ò tó yátàrí bóyá nàìyàn dáná ní àpò mẹ́gbàwẹ̀ ó lè gbàwẹ̀ bẹ́ẹ̀ tàbí lẹ́yìn ìgbà tí òru ti yí àtàrí èèyàn máa gba àwẹ̀ tí è sáàrù ọ̀rẹ́ yàn kọ́bẹ̀ láago mẹ́sàn àárọ̀ kọ́bla zawalinu ó sì bẹ̀rẹ̀ lẹ́yìn zur bára zawalinu kí ni ẹ̀rí wa alìbìwà sallallahu alaihi wasallam wọ́n jáde lọ́njọ́ kan umm wá wọlé padà padà alhadith akọ́já bukhari sahih min hadith umul mu'minin aisha ali indakum min shay' ṣé ní oúnjẹ kankan lé báyìí ìjẹun lórí ebi ń pàmí ìyàwó ìṣàwá ni láà kọmọ̀ sí ìgẹ̀kẹta ilé jẹ́ nlé oṣòlọ́n sí ìsọ̀rọ̀jọ́ pé idan fa inni sọ imon mọ́dà níyàwó náà ọ̀sẹ̀ sí ni táìmù ẹ pẹ̀lú mọ́jẹ̀mí tó ń tàn ọ̀bá tí ìjẹ nkẹka tó lè síyàn lẹ́nu sáájú àsìkò àwọn mọ̀ wá ní a ti gbọ́ ti ọ̀ràn yàyé ti bẹ̀rẹ̀ ààwẹ̀ ti lẹ́yìn asiri nǹkan o náà lọ kọ́dà kó kú wákàtí kan tí èyàn ọba jẹun dìgbà náà ní o ó kú wákàtí kan lọ́bá ló ń dáníyà ìbéèrè wá dé wípé ládá tí ó ní hálàú hálìyù sáàbù sàwábà sọ́ọ̀mì yàó min kámìlín áó sàwábùhú min hínì nìyàtìhì sẹ́rù ẹni tó bá rí bá ń fún sọ́lọ́wọ́ fún ní ládá odidi àwọ ẹjọ́ kan àbígbàtà nìyàn bẹ̀rẹ̀ bẹ̀ náà wọ́n ti bá kàkúlétì dáadáa apákan àfà ní àníyàn òdìdí ọjọ́ ni wọ́n fún ládòrí àwẹ̀ ní ọgbà ọ̀rọ̀ kejì ní wípé láti bí tó ṣe kí ni o tó ti bẹ̀rẹ̀ àníyàn o n lè mí sí fi ń sin lọ́n lè kọ́wọ́lì rasulullah sallallahu alaihi ṣáájú àsìkò kèése ẹn tó gbáwẹ̀ fọba dẹ́dà ṣùgbọ́n wọ́n kókè jẹ nkẹ́kan ọlọ́run sì yọ̀nda gbogbo àníyàn rẹ̀ sì ń sékí ní o ń gbé báyìí ìyẹn clear àwambọ̀ àníyàn ti dé àti lánìyàn àwọn nkẹ́kẹ́ wá máa bẹ tí ma ń yọ àníyàn kó kèése tìlkọ́ yìí thalathatu ashiya'i mutashabihat nǹkan mẹ́ta kan bẹ tó jọra wọn wọ́n jọra wọn tòótọ́ ṣùgbọ́n ìdàjọ́ wọn yàtọ̀ aljunon òun ni kí ọpọlọ èèyàn yẹ ọlọ́nsọ́ ń bẹ́ o nínú àwẹ̀ báyìí ṣe wá rí jùnúnù ó ní ìran bí Yorùbá náà sì gbàpò níran a ní mihzar awili mukhrif mukhrifu ọ̀dá ẹmẹ́jẹ́ aṣọ àwọn àníwáwò rẹ̀ àwọn àrán rẹ̀ ẹjẹ́ aṣọ ìlọ́bí ìdájọ́ torí òtúbáyà yóò parí 10 to 2

bada gurubi shams ẹnìkan lọ jẹ sàárì tán ọ̀bàrẹ́dà bá mìíwò làkà ìbáyẹ̀ ó sì wà bẹ́ẹ̀ kọjẹun kò mú bẹ́ẹ̀ ni sáà ń sọ wọ́nàwọ́nà bí ẹ́ se mú tó bí ẹ́ se ń pé magribi allahu akbar allahu akbar kí lórí ọ̀rọ̀ ní sáà máa ṣe wọ̀ náà sáni wọ́n ni àà ṣe bí kọ̀bá ìbọ̀dá mi lélẹ̀ kí ló dé ẹlẹ́ à kí ni ogbó ilé ìgbòrò ta ń dá mílẹ̀ ah, ọlọ́njọ́ o in tí bẹ̀rọ̀dọ̀ rẹ̀ pọ̀ kọjá akásọ pé làkáyíwá gbogbo ẹ̀tán o ń wọ́n ń ṣe rúkíyà fún wèrè torí rẹ̀ sílẹ̀ tí sì in tọ́kọ́ ẹ̀tọ́ rẹ̀ jáde ní pé sẹ́mẹ̀kì tí rí so torí pé alámù mí ló náà bọ́ ilé ayé mi ló náà wọ́n bọ́wà náà ṣe wà nílé ayé tí táwà tọ̀dáwà lójú ì bẹ́ẹ̀ ló náà nínú wèrè náà fi mẹ́pọ̀ náà wèrè torí táwà náà ṣe in strange sí pípò lè yóò ṣe wọ́sọ̀ complete báyìí orú ọmọ mú ọ òwọ́n bó ṣe ṣe gbogbo ẹ̀ free bẹ́ bó ń fẹ́ sáré wọ́n sáré bó náà ìrìn torí ẹ̀ bá àwọn kan bẹ

jama'a tí rú ẹ̀sẹ̀lẹ̀ sí ṣe ráwẹ̀ ọjọ́ kan kò ní ìgbà padà o ọlọ́wọ̀ sí ní bí li annahu laysa ahlan lis-sawm torí pé ọlọ́run ọ̀ràn láwẹ̀ ma láwọn táìmù yẹ iná láfí sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn òmòjá lọ wọ́n náà Madina ìfẹ́ ànàbí náà lọ wà lẹ́nu wọn tó tó bẹ́ àìlá ǹkọ́ wọ́n náà dúó kí alásárì ǹkọ́ wọ́n náà lọ kí ní Baitul Maqdis ní Jerusalem ní ò sí di ṣáì náà ààrí ẹnlé magribi àti ṣáì wọ́n làlọ kí yùn ká àwọn sí tún dúó jẹun díẹ̀ bọ̀ lọ́n ọ̀dá ìbéèrè kẹ́nà lábẹ́rẹ̀ bàbọ̀ ní ẹ̀yìn sẹ́mì pé ńgbàtánà bí ìbẹ̀láyé Mẹ́kà súnmọ́ Mẹ́dínà rẹ̀ ju Nàìjíríà yìí sí pẹ̀lú ni wọ́n kàn lé mi kú mẹ́rin èbí sí àrẹ́bí òsì bẹ́ẹ̀rì bàbá wá fẹ́ bèèrè bèèrè kan lọ́yìn ebẹ́ ẹ ti ya wèrè bàbá ní à ìrìnràyí ìsọfin gbà tẹ́ bèèrè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni èsì ìsẹsìn kan ti tó bí oṣù méjì a sì ọ̀rà pẹ̀yìndà torí pé wọn òpin lẹ̀ràn wèrè ìrànmọ́ tí ó kọ́wọ́ gbàgbọ́ kan sọ pé orí àwọn ti dàrú ti pẹ́ ọlọ́run kan bá wọn sẹ́kù sí pé káwọn máa gbélé káwọn máa wọṣọ ó ní

abúlá masudi ọwà lọ ọjà ní madina ọ́ntà ìnra ọlọ́mọsà lórí burúkú o alkùtàmsà sọ pé ọ sàdá àdúnú ó sì ta owó mọ́bíláwà ní rẹ̀ ó ti ra ogun tí ó rẹ̀tàn lọba túláwà ní kó mú owó fún ẹn tí wọ́n ti tú owó yẹn mọ́ wọ́n ti tú owó mọ́ lọ́wà ní gbogbo tó ti ń ṣe kátàkàrà bọ́ bẹ̀rẹ̀ sí nǹkankan ní ọwọ́ ọlọ́wàní tó gùn lọ́lẹ̀ wọ́n ti Abdullahi Mas'ud lọ bá tẹwọ́ sọba dẹ́dà ẹ́yìn gbogbo ara ọjà ní ọba ń pa jẹ́ ń se ti eré pàkọ̀kọ̀kà ẹ́yìn sàbí fẹ́ sí pé o sẹ́gbẹ́ ànábì ti kú láyé ńgbà náà gbogbo àwọn tó kù tí àwọn ọ̀bá ń sàsàrán àwọn sọ ábà iná ni ọ̀gbọ́ wípé sọ fẹ́rẹ̀ ń a bá bẹ́ẹ̀ sí nǹkan kan ìmọ̀ tóbi lẹ́mì àwọn yẹ̀ àà wọ́n tú owó sàábé lọ wá fẹ́ eh, ọfẹ́ sọ nǹkan ó yá ìjáwà tí ó wù káàkiri ẹ̀dẹ́bà sàmì sí àbẹ́mùsílẹ̀ ọlọ́wọ́ ọ̀kánú ẹrù rẹ̀ ló tú owó ma ńlá níbi láwà ní ọba dẹ́dà tó bá jẹ́ wípé ojú kòkòrò ní mú se tí ń se tí èsèpò fúnlẹ̀ ma débi bẹ́ ọba dẹ́dà bá ń yọ ojú kòkòrò ń kúò lójú rẹ̀ wájú ọ jẹ́ pélé ìní o lè àjàmà rẹ̀ láyé ṣùgbọ́n bọ̀rẹ́ra kápé kèèṣe tó túnkòkòrò tó jẹ́ pé ti àìní ni tí ọba sì jí tó jí ara ó ní kò sí tí ọjà tó mọ́jẹ̀ tí àwọ́ jẹ Ọlọ́run bá ń rọ̀ tí ò àwọn so ah, in tí àwọn èèyàn máa ń dùn sí ó ní nǹkan tó bá lè máa ríwo lọ èkí ìrù sàbẹ̀ nǹkan bẹ̀rẹ̀ pè burúkú nìsí inú wọn ma dùn ọkàlùkú ọmọ jubilẹ́tì pé ó ti ẹ̀dà báhùn tí ẹ̀ náà sí mẹ́lára rẹ̀ o ìṣẹ́ṣẹ́ mọ̀nà bí sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ yìí ẹni fi rẹwà tìtkaná tìtkaná àti wá gbọ́yé wípé gbogbo ọba tí làkẹ́yàn bá ti yẹ bá ti yẹ tí làkà ìsáyẹ̀ kọ́dà tó bá jẹ́ wípé odiri ìjọ náà bẹ́ẹ̀ ni kèésí àwẹ́ nìkan ni ò ní dápadà o kò ní dárùn gbogbo orun tó lọ náà padà kàdá ṣùgbọ́n padà kápé kọ́bùlà fàjìrì kàdá zúrù padà kàdá sí padà kàdá mọ́gírìbì àhán àníkúbí ẹ̀sìn mọ́gírìbì tàlórí ẹ̀ sílẹ̀ àsìkò stíì lọ ìyún ní ọ̀sẹ̀ kí ìdájọ́ náà lọ wá mú àwẹ̀ ó ń tọ̀hùn ní san àwẹ̀ ọjọ́ kan padà wọ́n bọ́ láti sánmà ní nítorí pé ọba adẹ́dà nínú tẹ̀klífù

ń wò eré ìrí oòrùn méjì làwọn àfáà wa pín sí lórí ọ̀rọ̀ tí ẹ̀ bá àkọ́kọ́ ni wípé ààwẹ̀ yẹn yóò dá padà yóò sùn kí àwọn àrùn rẹ̀ náà padà ọ̀rọ̀ kejì ní pé no kò ní dá ààwẹ̀ yẹn padà kọ́dá àwọn àrùn tó lọ ní táìmù náà kò ní dá padà ṣùgbọ́n náà tó bùkátà ká kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwà ká fi mọ èwo la fẹ́ mú nínú méjèèjì ọ̀dá ẹlẹ́ẹ̀kẹta ó ní annáwò bó ṣe jẹ́ sàrìtàn lọ́bá sùn kọ̀rẹ́ ni jí díẹ̀ rántí gangan wọ́n sì ń pe magribi ìlọ́bá tají oòrùn ló fòdídí àwẹ̀ rẹ̀ sùn ẹni eléyìí àwẹ̀ rẹ̀ lálàáfíà kọ́kàn gbogbo àwọn àrùn tí ó tí kì ní kó síkí ni ó kọlọ̀ kí padà àwambọ̀ ìgẹ́kẹ́ bẹ̀rẹ̀ wá pàtàkì níbi ọ̀rọ̀ ààwẹ̀ wáìṣì pa pa ọmọ ni àbí mẹ́wàá àwọn sọ̀hábíyún wọ́n ń sojú kòkòrò dáadáa tó pọ̀ gan wọ́n dẹ̀ ọba dẹ́dà fún ọ ní ìkàpá lórí tẹ̀síwíf wọ́n èé fa in tí a bá màpẹ̀ ó ní bá ṣe wọ́n èé fi rárì fúrẹ̀ sí ìdájọ́ sí jaa fi sahihayn èèyàn dáadáa lóbìnrin obìnrin kan sì ni tó jẹ́ wípé ọkùnrin mẹ́fà kò tó náà nídú ẹ̀kan Rùbáyì ó ní ó ń ṣe ọlọ́run ó dé ti gbóǹkálukú káàkiri gbogbo àwọn ilétò àwọn àǹsọ́rí aṣúra ọlọ́ni a máa gbà ó ṣáájú kó tó di pé ó kú olóòrànyàn gbogbo ẹn tí bá ti ń gbà lọ máa gbà ń so ẹn tó bá ti jẹ nǹkan lónìí kọ́ máa jẹ máa ó àwẹ́wà ó ọwà ni fàkúnnà na súnmù bàt ṣùgbọ́n Ramadan dé padà ó ti kú olórin yà ní àtúpadà ma ń gbà pẹ̀lú dáadáa tánà bí sọpọ́lọ̀ ọba fi ibẹ̀ kódà àwẹ̀ta wá wí wà nù sọ wímù sí bùyá ànànà a sì máa ń kún àmà wà náà bí wọ́n sì gbà jama ẹjá sọ dáadáa ẹnìkan nínú àwọn àfáà ni kọ́dà àfáà súnnà náà ni àwọn náà kọ̀sẹ̀ tó pétá o ọmọ ọdún mẹ́ta àbò àti mẹ́rin ni a ti máa bẹ̀rẹ̀ àwẹ̀ fọ́mà pẹ̀lú plus agidi afẹ́ kí a mọ́sálàì kálẹ̀ kálẹ̀ kálẹ̀ mọ́ntáhùn mímọ̀ ń sọ apákà àwọn àfáà ni àwọn ọmọ tí wọ́n ń sọ yìí o ni ọmọ ọdún mẹ́jọ ìmáàmù mẹ́rin lọmọdún mẹ́wàá ni afọ́ àmì ìrọmọdún méjìlá ni ṣùgbọ́n tí ń bẹ́nu ríwáyà àtàwọn ọ̀rọ̀ àwọn sọ̀hábí yìí in jí a mọ̀ wípé èjì yẹn ò lè tó báhùn tán wọn ni wọnù sọ́wọ́n musibyanana a máa wá jẹ́ àmà wa wa ọjẹ́sàrí wà ní jí alùláhùn lórúbà àwà fi tọ́ì sọ́dọ̀ wọn mínẹ̀lì ihini tàà se láti bí irun ara àgùtàn irun àgùtàn náà fi ṣe bí tọ́yìn wọ́n sàájọ̀gbọ́n jùlẹ̀ lẹ́gbẹ̀ kan lé fẹ́ìdà àbákà àdúmọ̀lá tọ́ám tí kanú wọn bá ti wá ń ké tààrí pé ibi ní ń pa kíní ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ tọ́ ìyẹn hátà yẹkúnà ìdà liftor kíní ni ó wà wá pẹ̀lú ẹ̀ tí ó kípò ẹ̀bìsí tí ó ma fi sí tó fi di wípé àsìkò sísì ní ó tò ìrìwáyà kan wọ́n lọ́rọ̀ ìmáàmù Muslim tó kílà rẹ̀ pé fa'ídà sàálúnà tọ́ àmà táàmà ìbá ti ń là mọ́lẹ̀ pé dádì mi ẹjá jẹun o mọ́mí mi ebi ń torí kíni kí wọ́n lè máa fi síré hátà yóò tí mú sọ́rùmáhun tí wọ́n fi rí àwọ̀ ẹ̀wọ̀n yẹn gbà di tàbá wá wọ ọmọ tí a lè fún ní lúrúbà a rí wípé kìí sọ̀rọ̀dún mẹ́jọ yóò fẹ́ jọ pé káwọn sọ̀rọ̀ bí kí wọ́n tó bí aláti rán ọlọ́ndakọ̀ mọ́ òsì kèése nǹkan tó dáa tó bá jẹ́ wípé òsì ò ní àlèébù ju wípé kèèjé kí nke èèyàn lọ gẹ̀ẹ́rẹ̀gẹ̀ èyí náà ti tó ó tún débi bá ṣe wà ìjẹ́ máa wàláhì gbogbo wa kọ́lọ̀ wakọ́ tàà bá bóòdé bọ́ sí ibi ọkàn bá ti balẹ̀ a rí pé bláàkì náà ní àwòsùgbọ̀n bláàkì ń gẹ́rẹ́ tó kọ̀kùtù tó báyìí àwọn nǹkan mìí lò tó jú orí bí ó ṣe rí ọmọ ju ọmọ lọ fine ṣùgbọ́n ìwáyà kan bẹ imáàmù Albani wọ́n dọ̀ àfà rẹ̀ ṣùgbọ́n àfà wa Ibn Hajar àwọn jẹ ìyádà rẹ̀ pé lábáṣà bihi o náà ni ríwáyà Rozina Rozina yìí èèyàn dáadáa lóbìnrin ìwà ń sọ wípé anúsàrásálàm هذا الحديث أخذ ابن خزيمة في صحيحه قولي وكان يأمر المرضعات anábì ma ń pa àwọn afún ọmọ lọ́yàn láṣẹ wọ̀húdọ̀ ayì Fátímà àtàwọn ọmọ tí a wá gbé sọ́dọ̀ Fátímà náà tọ́jọ́ manasa salam tí ó náà máa bá wọn fún lọ́yàn ó sì ọlọ́m máa pa àwọn tí wọ́n mai àwọn ìyà tí máa fún lọ́yàn anábì ma ń pa wọ́n láṣẹ pé ẹ sì sùúrù tó bá ti ni wó fún lọ́yàn tí ma ti á fún alọ́yàtàn fàyẹ́t fúlù fí àfúwáyìn ànàbí ọwà tútọ́ báyìí yọ́ ma mú ọmọ kọ̀ọ̀kan yọ́ ma sí báyìí sí lẹ́nu thumma ya'muru ummahatihim ànàbí ọ̀sẹ̀ àpá àwọn àyà wọn láṣẹ alla yurdinahun hatta tagruba shams hadithi

lẹ́yìngbà tí a bá mú yẹta wọ́n wà gbé fànàbí ọgbẹ̀nu wọn mú ànàbí ọwà mọ́ tó sẹ́nu wọn sẹ́ẹ̀mà pé ń tánàbí ìṣe fún ó ju kí wọ́n kí wọ́n bọnú àgbà omi ọyàn lọ tí wọ́n ma wá mú mú mú láti gbà ní ọba ha wọ́n gbé wọ́n gbà kéèké sọ́rọ̀ sàrásàlámù àwọn èèyàn sórí rẹ̀ pẹ̀lú ànàbí ipọ̀ ẹjá gbójúkú pẹ̀lú àti ẹ sórí ibu tó sórí rẹ̀ ìlà wà búkàtà káwà náà lè rórí rẹ̀ se wọ́n bá ní àṣàṣàrà ọmọ wa lagbé wáyé bá ní sàdúwà fún mẹ́yẹ bá ní sàdúwà fún bá ní súre fún kọlu fún lágbàríkà àbí bá sàdúwà fún àbí wà fọ́ pa lórí báyìí ọ̀gẹ́gẹ́ tó nàbí fọ́ pa bọ́ ní iṣẹ́ ìdàgbà tó láyé ibẹ̀ ò ní irun funfun ẹyọ kan

àwọn ń rò wípé àwọn ni wọ́n ń kọ́ọ̀kọ́ ẹni tó bá wá sí ọ́fíìsì ànàbí ilẹ̀ àwọn gan ní lè ìrànsá ẹ́sẹ̀ bí ọkọ̀ọ̀kọ́ yìí àti wọn kọ́kọ́ rẹ́gísítà ní ìpápá ẹ̀yìn tí ń pèlẹ̀ láàfà tó wá dúwájú ẹ̀ tó ń pé pọ̀pọ̀pù tẹ́ ń jẹ yóò ojúdojú lọ irú ojú wo àpò oríire o sẹ́rí pọ́lọ sọ́hàwà dáadáa ti wọ́ ó ti wọlé Yorùbá ẹ̀wòjọ́ kókùn níra yìí láàrin Magribi síṣáì káàkiri mọ́sálásí kókùn níra yìí alhamdulillah káwọn afọ́ ọmọ dáalé ààrí òkodoro òtó ẹ̀sìn gangan ààrí ààrí òkodoro òtó ẹ̀sìn gangan ààrí jàmáà ojú rí díẹ̀ èyàn gbọ́rọ̀ kò dúrí pọ̀ nítorí pín àti àtún dágbàdágbàdágbàdágbàdágbà aná àtún bẹ̀lẹ̀ kí náà ìbàwá wí wà lóò dúrí díẹ̀ alhamdulillah la ilaha illallah jàmáà àwọn ọmọ wa ń bò ní káwàá gbé wọn lé ọmọ táa bá ti rípò tí ń pí ọmọ ọdún méje ẹ̀ ṣe jẹ́ àgbàdì ìsì ti ìrúnràn lé lórí tára rẹ̀ bá gbé ṣùgbọ́n ẹjọ́ tí a bá fẹ́ kọmọ ọmọ àgbà àwẹ̀dí àìlà ẹ má fún lóókọ ẹ má fà àwẹ̀yẹn lóókọ ẹ má pè ní àgbàdà àìlà nítorí pé ó níṣẹ́ tí ń ṣe lọ́pọ̀lọ́ àwọn ọmọ báwọn gbóni ṣe ó mú mara àbọ̀ ọjà ní ìsìn ọ̀rà sóṣèṣúrù ká fi kí zuru tàbákìrùn tán gọ́ ńgbà tó kíkùrùn tán só mú mara di asiri ìjọ mú fíjú ẹ̀fún fíjú tó ẹni ó tún mọ́ra tọ́lọm bá pé àárí tàbáhùn ṣùgbọ́n káwà gbé ọmọ ọdún méje lérí pé ọgbọ̀n bárẹ̀ta káwà tó pàṣẹ ìbí ọmọ ọdún mẹ́rin ọmọdé ọmọ lọ́wọ́ àfá tí mọ́ ń sọ yìí ọmọ ma sunkún tí ó jẹ́ yìí ò ní mọ́gbà tí ó sọ bẹ́ẹ̀ jáde gbogbo àwọn eléyìí kásì lọ mú lọ àsìkò táà wáyé in tí èyàn lè fi tọ ọmọ tó tó àdúà in tí rí kèé sí àmójútó gbogbo ọmọ tẹ̀lé ni àdúà ní kọjá èyàn mẹ́rin sí ìsàdúà náà àdúà gidi Rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata ayun gbogbo àwátá máa lé ọmọ káàkiri má lọ tẹ́lé o mọ́sẹ̀lẹ́gá o ìní tẹ́lì lé mi ìní bíka ṣùgbọ́n èyí tí ń gbé káàkiri ìsìnkọ́ nígbàtàwà sí ń bẹ ní kéèkéèké àwà lẹ́skíùs àwọn máa sí wọn lẹ́skíùs sorry àwà àwà àwà à lẹ́skíùs àwọn máa sí tí wọ́n tún yàtọ̀ sí ti a níjọ́ náà lọ́hùn ilé tí wọ́n bá ti ní tẹ́lì wọ́n mọ̀ bí tí wọ́n ti wá sa gbogbo wa ládùgbò ibi tí wọ́n lọ́rì kíkà wọ́n se mi ní ìsinsẹ́yìn wọ́n mọ̀ gbogbo nǹkan rà ń bẹ̀ gan bí 80%

níbi ọgọ́rùn tí ń bí máa tí 95 owó tí ẹn 5 tí sí ń wo tí ẹn àwọn iná ni wọ́n bá 95 ṣe o bóòlá ṣe é ṣe ń bí ilé ọlọ́ndakù sànúwà o jẹ́mà ẹjẹ́ a máa kọ́ àmà wà ní bóò sí máa gbàwẹ̀ ká mú dáadáa látara àwọn sọ̀hàbí yìí kọba dáadáa kó sì jọ kó lò ní sábàbí dáadáa ilẹ̀ bá sún lónìí yóò di méje eh ọ̀bàdẹ́dà àwọn kan náà tó ń bá lọ báyìí ẹgbẹ́ àdẹ́rẹ̀ kan sọ̀rọ̀ ní sọ̀dí alánàmọ́pọ̀ wọn ò gbé ọwá tó nǹkan bí 2 hours wọ́n á pẹ̀lú ẹ̀padà wọ́n rà kí mọ́ bínú pé kí n dákùn pé àwọn wà ní ìtẹ́ ní táìmù tí ti wà bóyá bí 11 bí 10 bá ń pé ìtẹ́ láwọn wà ní kí n dákùn kí má bínú nínú Ramadan náà àwọn èèyàn kọjá àwọn àgbàlagbà ní ẹni ọba kan lọ máa àṣẹ́tùmà ni pé kò sì jọ taa jítéró rìn bẹ́rò ṣe ń wọlé lèrò ń jáde o ọlọ́njọ́ ẹ̀mí wá ti rí bẹ̀rẹ̀ oṣù dákùn jí ó rí parí rẹ̀ o jí ó rí nínú àlàáfíà àsìrí wọ́n sàmà bò náà ni ọlọ́run dákan jásìrí wọ́n máa bò mẹ́jẹ̀kásìrí wó tó wọ́n rà ní kẹsì rẹ̀ gbogbo ẹn tí ń fún yàn náà mẹ́jẹ̀ ọdẹ tí wọ́n máa fún ẹn tí ń fún náà bí òní ọdẹ tó tó máa fún yàn wọ́n rà ní kẹsì rẹ̀ lò fún ọ̀nà rẹ̀ jálẹ̀ o má lò wà fún bínú rẹ̀ o ká tó kú òun oṣù ìwọ lọ níkànnà bí ọ̀sọ̀ fún apé gbogbo yọ́ ma bọ́kùnrin lágbàjọ kò ní wọ́n náà lágbàjọ ma lọ́rùn rẹ̀ lágbàjọ ẹ lọ tílé rẹ̀ torí gbogbo alá nílé náà lálẹ́jẹ̀ ẹlọ ti lè rẹ̀ ti bẹ́nu náà ọba rẹ̀ dákùn nínú àtó ti bọ́kùn náà kó lọ́rùn wọn ká tó parí oṣù ìdákùn jẹ́ àwọn àmbẹ́ rọ́dà ní kẹsẹ̀ rẹ̀ haqqi لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من الخلق أحمده وأجلله وأشكر على نعمه ذرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمتنا لقد دخلنا في شهر رمضان شهر مبارك كان لله سبحانه وتعالى في كل ليلة منه أتقى من النيران أمتنا وهذا الصوم واعلموا أنه أن له ركنين الركن الأول للصوم النية والركن الثاني الإمساك عن جميع مفطرات من طلوع الفجر إلى غروب الشمس أمتنا تبييت النية لا بد منها خصوصا لصوم, لصوم الفرض لما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له لكن أهل العلم اختلفوا في هذا الحديث وانقسموا فيه كسمين فريق ذهبوا إلى أن لكل يوم نيته لأنه انفسد انفسد صيام يوم سبت فإن هذا الفساد لا يتناول صيام يوم الأحد لذلك لا بد لكل يوم نيته والقول الثاني أن جميع العبادات التي اشترط لها التتابع فإن النية تكفي في أولها وبهذا أدين ربي سبحانه وتعالى فكل من نوى صيام شهر رمضان كاملا بل هذا الذي ينوي كل عاكل بأن هذا الصوم وفقنا الرحمن بصيامه وقيامه أتى السحور يتكلم بالنية بل السحور ينوي وكما الفطر ينوي فالإنسان من بداية رمضانه له ألا يجدد النية إلا إذا عرض له ما يقطع هذا التتابع من سفر أو مرض هكذا بين أهل العلم هذه المسألة أمتنا ولم أن هناك صلاة أشياء متشابهات لكن حكم كل منها مختلف الأول الجنون فكل من جن عليه بعد أن تسحر إلى غروب الشمس فإنه لا قضاء عليه ولا يقضي هذه الصلاة كذلك لأنه ليس أملا للعبادة وكذلك الإغماء من أغمي عليه بعد أن تسحر ثم أفاق بعد أن أذن لصلاة المغرب اختلف العلم في مسألته ولهم فيها قولان القول الأول عليه القضاء والقول الثاني ليس عليه القضاء فبيان هذا إن شاء الله تعالى سيأتي مستقبل إن شاء الله تعالى والشيء الثالث النوم فمن نام بعد أن تسحر وما ولم يستيقظ إلا ما آذان المغرب فإن صومه صحيح وله إعادة جميع صلوات يومه بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في يوم الذكر الحكيم تقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين عباد الله اتقوا ربكم في سلالان قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لنكون حريصين على تسويم سبياننا كما كان صحابة صلى الله عليه وسلم يفعلون فقد جاء من حديث ربي بنت معوي قالت فكنا نسم بعد وكنا نصوم صبياننا ونجل لهم اللعبة فإذا بكى أحدهم للطعام أعطيناه ذلك حتى يكون عند الإفطار وفي رواج الأمم المسلم فإذا سألون الطعام أعطيناهم اللعبة لي ليلتهوا به حتى يتموا صومهم أمة الإسلام فبهذا نطبق ما أمر الرسول صلى الله عليه وسلم به من أمرهم بالصلاة إذا صاروا أبناء سبع سنين وكذلك لأننا نبدأ بهم في الصوم إن أتاكوا ذلك أما أي ولد لم يتك الصوم وعمره سبع سنين فإننا نؤخره ونبدأ به رويدا رويدا حتى يتمرن ويتردب ويتدرب على هذا الصيام فإن التمرين والتدريب للسبيان للعبادة شيء محبوب في هذا الدين الحنيف أمة الإسلام وبهذا نمتثل بأوامر الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا فنسأل الله الذي لا إله إلا هو أن ينبت لنا أولادنا نباتا حسنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا كرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا وفقنا بصيام هذا الشهر إيمانا واحتسابا ووفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا يا أرحم الرحمن الراحمين اللهم ربنا ارحمنا رحمة الأبرار يا أجود الأجودين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسي بنفسه وثنى بملكاته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القلب مقلد الثابتة إنه من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى أل وصحبه وسلم تسليما كثيرا أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو استو واعتدلوا سد الخلل ساووا بين مناكب استو ولا تتفرقوا فتختلف قلوبكم استو استو واعتدلوا ọba yẹ nìkan <clears throat>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 فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر, لينذر يوم التلاقى يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر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 وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله